إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو الله سبحانه وتعالى tí ó ṣe ní ọ̀rùn fún wa láti pé kí a péjọpọ̀ láti rántí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú àwọn ọ̀nà ìrántí Ọlọ́run Ọba tó fi ń ga jùlọ òun náà ni wá ìmà nípa ẹ̀sìn Ọlọ́run Ọba so pàápàá jùlọ àwọn òkúmúlérò Islam àwọn ìpìlẹ̀ Islam so èyí tí a ń bá lọ nínú tíra afáwà àgbà ibn abdullah ibn sulaiman al-jabiri so tírà takhhilu al-ainain so fi ṣe sharhu ar-raziyayn so bi ta de níbẹ̀ òun ni kati on da wa alale so láwùjọ tó ti dá ọ̀pọ̀lọpọ̀ àwùjọ rú ó ti kó àdánwò bá ọ̀pọ̀lọpọ̀ àwùjọ ó ti dá fìtínà lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ayé lágbàáyé kódà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti lọ sí so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló ti lọ sí ìpìlẹ̀ tí Ar-Raziyayn al-Imamayn Ar-Raziyayn tí wọ́n dákọ̀ yìí sí Sheikh Ubayd so <clears throat> ìpìlẹ̀ yìí tún wá rẹ̀ yìí ó tún jẹ́ nǹkan tí àwọn èèyàn tún fà láwùjọ wa so torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kó sí àwọn abala rẹ̀ kọ̀ọ̀kan so àwọn abala rẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn abala rẹ̀ so àwọn èèyàn kó sí so kí ni ìpìlẹ̀ yìí ìpìlẹ̀ tó ti dáwà alálẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayè lágbàáyé ó ti sọ àwọn ilé ó ti sọ wọ́n dahoro ó ti sọ àwọn ọmọdé aláìní bàbá aláìní ìyá so ti sọ àwọn ìyàwó ti sọ wọ́n daláìlọ́kọ so òun náà ni khuruj ala kí ẹ máa jáde lé àwọn olórí lórí protest revolution spring gbogbo tabari tapẹ̀ so alimamain wọ́n dákọ̀ pé wala nara al-khuruja ala al-a'imma àwọn orí pé kíyàn máa jáde lé àwọn aṣíwájú lórí so àwọn orí pé kíyàn máa jáde lé àwọn aṣíwájú kíyàn máa jáde lé wọn lórí wala al-qitala fil a sì rí pé kíyàn máa jà níbi fitna Ibn Taymiyyah sọ pé gbogbo kìtàl tó sì pé ghalabat mafsadatuhu maslahata so gbogbo kìtàl tó wáyé pé aburú tó wà ń bẹ̀ ó ti borí dáadáa rẹ̀ wa kìtàlù fitna so Ibn Taymiyyah ní ìmá jagun sójú ọ̀nà fitna ni so ẹwọ ẹwọ ṣe kò bẹ́ ìdínà wa ń sọ bí pé wọ́n ní hadha al-far'u yata'allafu min jumlatayn jùmùlà méjì ọ̀tọ̀ ni pé àwọn ulama àwọn salaf wọn orí pé kí ẹ máa jáde lé àwọn olóyọrí ọ̀tọ̀ tún wá ni pé èyàn gbọ́dọ̀ máa jagun níbi fitna torí pé ìṣtìrọ́kù wà láàrin jùmùlà méjèèjì ìfìkákù tún wà láàrin wọn ibi tán ti jọ kó ọ̀pọ̀ wà ń bẹ̀ ibi tán ti yàtọ̀ tún ṣe kíni ó tún wà láàrin wọn so wala nara khuruja ala al so ní pé wọn ò rí khuruj lórí àwọn olórí so ṣe tí ó sọ ní pé a ah, kò tí ẹ̀ sí khuruj rárá so ní pé tí a rí ṣe kò tí ẹ̀ sí tí jẹ́ khuruj rárá kò lè ṣẹlẹ̀ láyéláyé so àwọn olùmọ̀ wọ́n ma ń gbé ilẹ̀ theoretically wọ́n ó gbé ilẹ̀ theoretically pé ní pé ní kíkà ni o ní wíwò bó sí mọ́ wà nínú tíra ní pé a ah, ní pé illa an tara kufran wà bawahan gẹ́bà nabi sallallahu alaihi wasallam so ní pé so túnmọ̀ pé theoretically pé tẹ́yàn bá wò pé a ah, tẹ́yàn bá rí kúfùrù bàwá in tí wà dé fún yàn òun ní kí wala qitala fil fitna tó bá rí kúfúrú bá wá tí ó jẹ́ kí khuruju tọ́ sí kìtàlì yẹn sí wà ní jẹ́ kìtàlì fitna àwọn orí ní pé khuruju tọ́ kìíkàn sí pé kílùkọ rẹ̀ kìíkàn sí pé ẹnìkan nù kọ̀rọ̀ yàrá rẹ̀ ẹnìkan tó kàn ní rédíò programu oye afá kan ìmámù ara so àwọn ahlul ahlul halli wal aqd so wọ́n rí pé á ah, kòrújù tọ́ lórí ẹrú ẹ báyìí àbáwọn olùmọ̀ àwọn olùmọ̀ àwọn tí wọ́n nájú àwọn àfíẹ́sà umma so tí a bá wá ní òkè àwọn tí a mọ́ sọ pé kò sí kòrújù ara wẹ́rà sànábí ò sọ bẹ́ẹ̀ ànábí ò ní ò sí kòrújù ara but wà lálkìtàlà fil fitna ìbọ̀lọ́fẹ́ fún wọn sí sánàbí wá ní ká máa já agun fìtínà ní so Ibn Taymiyyah sì ti define ní tí ń jẹ́ kìtàlù fìtínà fún wa Ibn Taymiyyah ní kullu qitalin ghalabat mafsadatuhu maslahatahu fa huwa kìtàlù fìtínà gbogbo ìmájagun tó bá ti ṣe pé aburú rẹ̀ ó ti borí kíni ó ti borí dáadáa rẹ̀ kìtàlù so wọ́n là sí kòrójú tọ́ ah, nígbàtí gbogbo àwọn ogun tó ló ní nígbàtá tó gbọ̀n ọwọ́ tó wò wọ́n tán tó gbọ́n lé tó gbọ̀nà gbogbo ojú ká ní gbogbo ojú 100,000 lọ olórí lásán láwọn ọmọ ogun táwọn tán wọ́n wà active gẹ lásán òun ní 25 million so àwọn èyí tí ó tún wà inactive àwọn tí ó tọ́ tún ní àwọn ẹ̀yìn àìbá àmà èyàn máa sí ó tún ní kíni ó ní 5 million dákun ó wá fẹ́ kọ́ àwọn 100,000 ẹbálẹ̀ máàchì lọ láti gbogbo ìtẹ́ ẹbálẹ̀ tí máàchì lọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà àwọn akọ̀wárìjẹ̀ ìlú náà máa ń wà so wọ́n máa ń jagun bọ̀ wá látẹ̀yìn ìlú wọ́n láwọn ń jábọ̀ wá ní ìlú ni so wọ́n a máa gbà wọn ìlú díẹ̀díẹ̀ wọ́n gbà wọn ìlú díẹ̀díẹ̀ so ibi tí apá wọn bá pín dé so but kọ́lọ̀ bóyá gan ìgbà mí gan wọn ò ní dé ìdajì ọ̀nà só lórí tí wọ́n fi ṣe kiri tí tí bá ò fi pin tí ó ti dá kìláfà ti so wọn ní sì dé ìdajì ọ̀nà àmá àwọn ẹ̀mí tó ti sùn náà àwọn ẹ̀mí àwọn owó àwọn ẹ̀mí àwọn èèyàn walal qitala so ibi tí a wá débí níbi ọ̀rọ̀ Sheikh Ubayd wọ́n ni thumma wọ́n nílẹ̀ iná tàbá wò ní làákàí tàbá fi làákàí wò so kama yaqulu al-mathal gẹ́gẹ́ bí owó yẹn sí ma ń lọ àbí ọ̀rọ̀ táwọn yẹn ma ń sọ bóyá bó sí ma ń lọ pé al-kursiyyu a'ma so al-kursiyyu a'ma à ipò rínà so ipò orina wa ba'duhum àbí ipò fọ́jú so ipò ọlá àgọ́ ọlá ó fọ́jú kò rẹ́nì kankan pé ìwọ ni àbí so ṣe kò béèdì ń sọ nípa àwọn fùwárù ni so àwọn fùwárù ni pé ó yẹ kí wọ́n dún ní máa súnnà ni so ṣe kò wá ní wa alaikum salaam so ṣe kò wá ní wa ba'duhum yaqulu wọ́n láwọn míì túnmọ̀ law is blind ìdájọ́ dẹ́nìkan máa wọ́n ni fahadha sultan wọ́n ni olórí yìí mọ̀dá almudajjaju bisilah òun ló ń ró kẹ́kẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń dábòbò pẹ̀lú àwọn nǹkan gún yìí walladhi ma'ahu so àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ wa man àti àwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ so man ma'ahu min ad-duwal al àwọn tó wà pẹ̀lú rẹ̀ kí ẹ ayé ti lágbára níbi pé kìí tó ṣe pé bóyá olórí nìkan ló tún bá jà máa bó bá fi ló fẹ́ bó Nigeria jansi tẹ́nìkan kan Islam wòrán sunna Nabi sallallahu alaihi wasallam wòrán ikhwangiya so ló ṣe kí ni òun ló rán Hassan al-Banna òun ló ṣe ni òun Nabi sallallahu alaihi wasallam wòrán so tó bá ló fẹ́ bó lórí Nigeria tẹ́nìkan kan ìgbà tó bá ló tó bá ní ogbó lóríyà àwọn tó padà máa bá já àwọn ègbó so ó padà máa ń gbé ah want to support our allies allies ah allies la jẹjẹ síra wa ìpé àgbé ah, anímúwàlá ẹgbẹ́ allies múwàlá nẹ́nu ìpé kí ni anímúwàlá láàrin ara wa amẹ́ríkà ó kàn ní ọ̀tọ̀ àwọn túrùpù ẹmọ̀ bọ̀ kàn kọlù náà ni bí mélòó lẹ nídì ẹ̀láwọn mẹ́bá sí 150 million tító lákàn fi yanjú àwọn ọ̀daràn yìí so wọ́n ni sẹ́kù bí ní ma'ahu min duwalil káfírọ̀ kìí sùn hún nìkan so àwọn tí wọ́n tún wà pẹ̀lú ẹ̀ nínú àwọn ìlú kèfèrí tí wọ́n kún lẹ́yìn wa in kana ba'duha muntasiban lil islam sẹ́kù bí ní kúlà kó sí bá àwọn mínú rẹ̀ wọ́n fi ra ti sí islam so wọ́n ni wọ́n ni wà ní kana ba'duha muntasiban lil islam wọ́n ni kúrò káwọn àwọn ìlúmi àwọn ma fi ra wọn ti sí islam hal yumakkinuka hal yumakkinukum ya thuwar tí wọ́n ma ń gbà yín láyè àbó ma ń possible fún yín ẹ̀yin protesters ẹ̀yin revolters so fi kulli zamanin wa makan ní gbogbo àyíkí ní gbogbo ògbà min khali'ihi níbi pé kẹ ẹgbẹ́ ah, àwọn pípù ló fi sí àwọn pípù bẹ́ẹ̀ náà ló sì rọrùn sí people's power pé àwọn èèyàn náà ni pé àwọn èèyàn ló ti wọlé àwọn èèyàn náà ni ẹyọ jáde kẹrì so ṣékì ní hal yumakkinukum sí gbogbo ìgbà ló mọ́ possible fún yíyá to war ẹ̀yin protesters ẹ̀yin revolters ẹ̀yin tẹ́ máa ń ṣe spring wọ́n ni fi kulli zaman ní gbogbo àsìkò àti gbogbo ayè min khali'ihi níbi pé kẹ́ yọ lórí yẹn kó wọ́n ni wà iqsa'ihi an kursiyihi àti kẹ́ sì gẹ́gbé kó ní kẹ́gbé jìnà sí kursiyi rẹ̀ láà rárá wà in wasalu possible wọ́n ti pa wọ́n lọ àwọn kan dàlú mẹ́wàá ìtọ́ ẹlẹ́kùnrin bá àwọn wọ́n ni wà ní wọ́sọ̀lú ìlà zalik tán bá ti ẹ̀wà rí ṣe tán bá rí olórí yọ ah kódà ń gbà yọ ma ń bẹ́ tààjú kan olórí yọ lọ ah aburú torí pé tán bá rí yọ ẹ̀mí ó tuntun lọ nítru òkúrú jù lára ń sọ ò but at the end of the day yìí àwọn èèyàn orí náà ni pé sẹ́rí àsìlámù ń pè yín sí pé kẹ́ padà sí ọ́ tíra ọba in tí tírà Ọlọ́run bá ń sọ in tí súnà Nabi sallallahu alaihi wasallam sọ ní pé àwọn ahlul halli wal aqdi náà ni tí àwọn ahlul halli wal aqdi yẹn náà àwọn náà máa ń padà yọ fún wọn nígbà o bí parliament rí bó ma bá ti ẹ̀ lọ so ahlul halli wal aqdi ti kúrú nù so ahlul halli wal aqdi ti kúrú ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn ẹni ìgẹ́ so aṣọ yẹn wọn aṣọ àwọn èyí tí àwọn kílòkọ rẹ̀ àwọn alùlàálì wà láàpìlì ti kó fúrò bá wọn yọ a ń sọ pé ká ṣe kùrújù tó bá ṣe kùrújù la hawla wala illa billah tí è sì ṣe pé olórí gangan fúnra rẹ̀ kú ń bẹ̀ pé á ah, mo kú ń bẹ̀ olórí mi máa ń kú ń bẹ̀ o gá òun ò fẹ́ kí lóhun gá pé ah, Iran ti lẹ́ example bẹ́yìn ó sì ṣe khuruj fún alamul islami fún alamul islami bó sì máa ṣe khuruj lórí àwọn ará irọ́ ni bó ló sì jẹ́ irọ́ ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣáà tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ so àwọn ọba tó máa ń jẹ ní kílọ̀kọ̀ rẹ̀ tó ń jẹ ní so mọ́ ń pè so mọ́ ń ṣọ́tẹ̀ fún ṣáà so lápọ̀rọ̀ ọ̀rọ̀ so látàrí alìmọ́mù Sufyan wọ́n ti fún pẹ̀ bẹ̀ so Iran ti ní gbogbo àwọn ayé gbogbo ọ̀dọ̀ àwọn fúrùsù yẹn gbogbo bí táwọn àwọn kèfèrí kìníkan ọgbà àwọn ọ̀tọ̀ ọlọ́run tó máa so gbogbo bẹ̀yẹn náà ń gbé ṣáà yí wá fìlú lẹ̀ nígbàtí Khomeini Khomeini ti bẹ̀rẹ̀ gbogbo ohun tó ń ṣe Khomeini sọ democracy ni o àwọn France yí gba Khomeini lálejò so tó ló kọ́kọ́ sá lọ sí Iran ni ìgbà tó sá lọ sí Iran tí ní tó ń dáwọ́ alálẹ̀ ẹ̀ ó sá lọ sí Iraq ìgbà tó tún dáwọ́ alálẹ̀ náà ó tún padà tó sá lọ sí France ah àbá àwọn France yí palé gan yóò kúfúrú ma ń dá kúfúrú ma àkúfúrú ma ń dá kúfúrú ma pé so ẹ máa wọ ẹ máa gbọ́ àwọn ma sọ pé ah, ó lé àpẹẹrẹ kíyàn bíyàn sí ma ń revolt ipé Iranian revolution sáàfì lúlẹ̀ fún wọn ìbá ìbálòun rí pé tọ́ òun náà ó sì sí ó ti rẹ̀ ó sì ma ń sọ pé òun nífẹ̀ẹ́ àwọn èèyàn ọ̀dọ́ ẹmọ́ bá tẹ̀ jẹ́ pẹ̀lú òun náà òun náà ń pèpè sí secularism ni àmọ́ àkúfúrú kan bẹ́tà kan àti pé eléyìn á sọ̀rọ̀ àtàn èmi òròpéyàn so kí lọ́wọ́ rẹ̀ but kúfùrù náà ni secularism náà pé ká ká separate ẹ̀sìn so ní pé ká sì dí ọwọ́ ẹ̀sìn kó níbi ayé àwọn èèyàn ẹ̀sìn òtúbọ̀lọ̀ ní kankan ṣe láyé àwọn èèyàn so olórí wá fi ìlúlẹ̀ ẹ má bọ́ o ẹ bọ́ revolution o bàbá tí ń dà lúrú Khomeini ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ń gbóná wọ́n lè lọ sí Iraq ìgbà tó tún rí pé ọ̀tọ̀ kìíní tún lágbára dé ó tún sá lọ sí kìíní ó tún sá lọ sí France àwọn èèyàn wá ń dà lúrú látara pé gẹ̀tí ń lè àwọn ẹlòmíì ìṣẹ́ rọ́fìtọ̀ tẹ́lẹ̀ látara pé ìlú ti ń lè wọ́n wá ń dà lúrú wọ́n ń dà lúrú wọ́n sí gbogbo ẹ̀ tọ́ olórí pé tọ́ ìlú ń dàrú kí lòun ó ṣe ó fi ìlú lẹ̀ fún wọn ó sá wọ́n fi gbé wá sí Iran padà in tí wọ́n pè ní revolution yẹn ó ní ó ti lé path bíyàn sí ma ń ṣe revolution ẹ̀ẹ́ ìmájì ká ní olórí fẹ́ bá wọn pò ní tó ńlá gidi bí Bashar so tó fẹ́ bá wọn pò ní à wọ́n mọ̀ ò àwọn yóò kú lọ kólà kò ní sí kàkà so ìbáyìn ẹ máa wò olórí fìlúlẹ̀ fún yín ó dídí fílẹ̀ ó fílẹ̀ pé tọ̀ òun fẹ́ káwọn èèyàn kú káwọn èèyàn ṣe kíní so ó fi ilẹ̀ so ẹwà ní ó ti lé kùmẹ́ni ti lé pàtì bí ẹ̀sìn mọ́sí revolution so bí ẹ̀sìn mọ́sí revolution ní pé kọ́kọ́ sálọ̀ láti gbogbo wá sálọ̀ ìrákì tán so a fi ń sọ pé tí wọ́n bá tó bá yí pé líyọ tí wọ́n yọ yíyọ kìí ṣe kókò fúnra rẹ̀ kìí ṣe pé àwọn ahlul halli wal aqdi ti kú fúrú àwọn náà yọ oye so wọ́n ni wà ní wọ́n sọlù ila zalik tán bá wá rí kí ibi tó lórí ìwà falayasiru ilé thousands of thousands thousands of thousands ni wọ́n pa nínú àwọn èèyàn nínú àwọn èèyàn tó tí ẹ̀mí wọn ma'asum kìí sẹni tó tó tọ́kì yẹn palábẹ̀ ṣẹ̀ríà wọ́n ni wa itlafil amwalil muhtarima àwọn dúkìá ni wọ́n fi sòfò lọ ila ghayri dhalika min al mafasid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ min a so wani ṣe wa gbe ìtẹ̀lé ṣe gbe jù sílẹ̀ àbí ṣe fi sílẹ̀ ṣe submit ẹ̀ wọ́n ni min ajiyar kùrsí wọ́n ni nítorí àgá kutila jarra'a thawratikum fi kulli zaman wa makan ma la dhanba lahu wọ́n ní nítorí gbogbo nítorí kùrsí nítorí àgápò so nítorí gbogbo àwọn wàhálà sáwọ̀rọ̀ yìí wọ́n pa láwọn àsìkò àti láwọn ìgbà àyíká tí ò lẹ́sẹ̀ so wọ́n pa àwọn ó pa nǹkan míì wọ́n pa ọmọdé wọ́n pa gbàlagbà so kò jẹ́ bó ṣe jẹ́ báyìí lábala jùmọ́lá wala nara al-khuruja ala al-a'imma so nǹkan tí sheikh obedi bí ṣàlàyé rẹ̀ wọ́n ní al-jumlatu thaniya so gbólóhùn ẹlẹ́ẹ̀kejì gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ni pé wala nara al-qitala fil fitna so ìtumọ̀ wala al-qitala fil fitna ni wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé anna ahla sunnati wal jama'a ni pé àwọn onísúnnà wọ́n ní yakrahuna al fil fitna wọ́n kórìíra kí ẹ máa jagun níbi fitna kí ẹ máa jagun sí ojú ọ̀nà shaitan so gbogbo kìtàlù fitna èyàn jagun sójú ọ̀nà shaitan ni o wọ́n ni fa'ayina ma tahduthu fitnatun bayna ta'ifataini minal muslimin wọ́n ni ibi tí fitna bá ti tẹ̀lẹ̀ láàrin ìjọ wọ́n ni wayadmahulul amnu wọ́n ni a ìpínyà o ma ṣẹlẹ̀ mẹ́ aláàfíà ó lẹ èyàn lè jáde má ṣe lálẹ́ láàrin òru lèyàn lè jáde tẹ́lẹ̀ so nígbà tó lórí wà ń bẹ̀ ọ̀sán gangan báyìí èyàn lè jáde má bàtán ṣe ẹni kìnnìkan ẹ̀yìn náà mọ́ bó ṣe jẹ́ wọ́n ni wàtẹ́sùwádùrọ̀ yàtùl àwọn fláàgì àìmọ̀ká so àwọn fláàgì àìmọ̀ká àwọn fláàgì ọ̀míyà so yóò ṣe ṣe kíni yóò dúdú yóò pọ̀gá wọ́n ni fàkúlù rọ́yà tí tẹ́dẹ̀ọ́ ahlal islami ilalin diwa'i tahtaha وتنتدب نفسها إلى أنها قاعدة القطر أو الأقطار من أهل الإسلام وكل راية تدعو أهل الإسلام فلاك فلاج طوان كعوان مسلمي أبب وراء إسلام إلى الاندواء لصي كون وليني أبي كون kí wọ́n kí wọ́n ilandiwa'i tahtaha so ní lọ síbi kíyàn wà papọ̀ wọ́n ló wà lábẹ́rẹ̀ ni o wọ́n ni wàtẹ́ntẹ́dìbò nafsuha ila annaha qa'idatul qatl wọ́n ni yóò sì máa pé ara rẹ̀ yóò máa pé ara rẹ̀ ní pé òun ni òun ṣe kíni òun darí ìletò awil aqtar àbí àwọn ìletò so min ahli islam so nínú àwọn nínú àwọn ọ̀dọ̀ àwọn musulmi wa annaha wahdaha laha laha alhaqqu fil amri wan nahyi wani yóò ma rògbó òun nìkan lòun ní àṣẹ òun ní ẹ̀tọ́ ìpàṣẹ àti wọ́n ní wa man adaha fahuwa kharijiyyun so wọ́n ní gbogbo tó bá sì yàtọ̀ sí òun ni khariji òun ni olùjáde lórí lórí wọ́n ní fasalamatu fi ta'amuli ma'a hadhihi al-furqa wọ́n ní ibi tálàfíà wà níbi kí ẹ ma ọjọ́ iṣẹ́ wọ́n ní huwa wujubu li'tizal òun ni kíyàn jìnà sí so jìnà sí كما قال صلى الله عليه وسلم يبي النبي صلى الله عليه وسلم سيسوكي فاعتزل تلك الفرق كلها جنسي بوبو àwọn ẹgbẹ́ ìpátápátá جنسي بوبو àwọn ọjọ́ ìpátápátá so ولو ان تعضى على أصل الشجره اصل الشجره kódà kó bá ṣe kó lọ so حتى yudrikaka al títí tí kó fi débọ̀ wa anta ala dhalik wọ́n ni wà fi ba'd al-akhbar wọ́n ni níbi àwọn ẹgbà wá mi amara nabi sallallahu alaihi wasallam wọ́n ni anabi sallallahu alaihi wasallam pàṣẹ rajulan alákùnrin kan idha waqa'ati al-fitnatu bayna al-muslimin nígbẹ́ tí fitna bá ti ṣẹlẹ̀ láàrin àwọn musulmi o an yattakhidha sayfan min khashab nígbẹ́ kó mú ìdà látara kíni látara pákó látara gi ìdà látara pákó kí ló lè ṣe ó lè ṣe kankan ọ̀yẹ́ tó kò lè ṣe kankan àwọn olùmọ̀ sì tú sí inú àwọn àtúmọ̀ táwọn olùmọ̀ fún eré òun ni pé in jí ò fi dáàbòbò ra rẹ̀ ọ̀yẹ́ torí bóyá bóyá bá fẹ́ yíwọ́ ẹ̀wọ̀n ó lè rí ìlà mẹ́rin pé tọ́ bóyá ẹgbẹ́ ẹni tó fẹ́ kọjá àlà lórí rẹ̀ àbí ẹni tó fẹ́ kọjá lórí kíni lórí dúkìá rẹ̀ àmá kèé sin téèyàn lè lọ máa fi jagun títì ọ̀yẹ́ so uh, wọ́n ní hadithi wà bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ni hadithi sí wà ń bẹ́ẹ̀ so al-Imam al-Albani rahimahullahu ta'ala wọ́n fi sínú wa sahiha so hadithi yẹn lọ pé hadithi yẹn wá bó ṣe wá so wọ́n ní wa bi hadha ta'lamun wọ́n ní pẹ̀lẹ̀ ilẹ̀ fi ma wọ́n ní anna wọ́n ní kí àwọn flag yìí kan máa raise dirẹ̀ àwọn flag khuruj fi ba'di aqtari al-muslimin so tó máa ń ní àwọn ìlú àwọn musulmi kọ̀ọ̀kan allati buniyat bil fawda so tó yí pé wọ́n ma wọ́n ma àwọn flag yìí tán raise pẹ̀lú dàrúdàpọ̀ ni wa ni idamil amni àti àìsí àlàáfíà annal indimama ila rayatin kí ẹ wá lọ join ìkẹ́nu flag nígbà tó ń jagun tó ń jawọn èèyàn lógun kí ẹ lọ join rẹ̀ wọ́n ni huwa khilafu sunnati nabi sallallahu alaihi wasallam so ìyapa sunna nabi sallallahu alaihi wasallam ah, pé àwọn àmàyáwa ní àmàyáwa ní ní láwọn shabab àbá àwọn yawa àwọn ISIS náà dákun gbogbo bàtà tí àwọn ẹbá ti wà lórí àdánwò ni wọ́n máa ń ríyàn pè láwọn yà rẹ̀ so ìgbà táwọn èèyàn láti wà lórí àdánwò ni wọ́n máa ń rí wọ́n pè ní ọmọ ìyá rẹ̀ pé àwọn ìyá wa òun ẹmọ̀ tí ó máa fẹ́ bí tàlátúfù sọ́kà àwọn èèyàn kọ́kà àwọn èèyàn máa rọ̀ sáwọn ọ̀daràn whereas àwọn gbólóhùn tó yẹ kí ẹ máa lò gbólóhùn tí ó mọ̀jí kọ́kọ́ àwọn èèyàn lè sọ ọ̀daràn nígbà àwọn olè yìí dàrú wọn balẹ̀ jẹ́ ni so ní pé a bíyàn ò bá lè tún ràn wọ́n lọ́wọ́ kí sọ́rọ̀ burúkú lè yíò mọ̀ fi ránṣẹ́ sí wọn ara ọ̀rọ̀ burúkú gbá lẹ́ẹ̀kẹ́ mọ̀ fi sí wọn tó láwọn ewo ni wọ́n ní ṣe rárá èyàn ní mẹ́rin dákẹ́ ń pa wọn olùbalẹ̀ jẹ́ ni wọ́n à in tí èyàn sì ń rí ṣe in tó ń sún náà ń ṣe ó times 1000 tí wọ́n ṣe torí pé pẹ̀lú pé kíyàn tún rẹ̀ ṣe kó tún àwòkó tún ilé rẹ̀ ṣe pẹ̀lú ìyẹn gan ló fi ń tó àlùmọ̀ pẹ̀lú kíyàn tún ara rẹ̀ ṣe kíyàn tún ilé rẹ̀ ṣe èyàn gan èyàn fi ń tún àdúgbò mà ṣe Al-Allamah Ibn Badis wọ́n lọ́rọ̀ kan tó wà jẹ́mílà sẹ́yìn ká fún wa Al-Allamah Badis ìkan wà gbàfà Áfíríkà ni wọ́n so salafi ni wọ́n wọ́n ni indama yu'na kullu wahidin bi usrati wọ́n ní nínú tafsir ibn badis ni wọ́n ti mú ọ̀rọ̀ ìwọ̀n yíwá wọ́n ní nígbà tẹ́nì kọ̀ọ̀kan bá mójútó fámílì rẹ̀ wọ́n ní tẹ̀rìtẹ́kì al'umma al'umma sí kíni al'umma ó lọ sókè wọ́n ní kulluha gbogbo al'umma ni ó lọ sókè ẹni májì tó bá yẹ pé tẹ́rìbíyà sàlàfíyà ló ń kálukú kún rẹ̀ fámílì rẹ̀ ẹwà àwọn ẹwọ àwọn ẹwọ àwọn ẹwọ ẹwà dúró rẹ̀ yẹn ẹwà dúró bárakà yẹn tawhid tawhid tawhid tawhid sunna ẹwà imagine tó bá wá tó bá wá jáde látara rẹ̀ tó sì pé kó tẹ́rí bí àsàràfíyà sínú so ìtó jáde látara rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ní tíyàn rí mọ̀lẹ́bí lórí tẹ́lì kọ̀kan wá rí báyìí but ọ̀nà ìjìn ọ̀nà ìjìn máa wọn ìwọ́n jíyà so ọ̀nà ìjìn fún wọn kí ó wà dọdún o ó dọdún o ká tó nígbà tí ìbá ń túnmọ̀ lẹ́bí ẹ̀ṣẹ́ kílẹ̀ ìtún ilé ìṣẹ́ lẹ́yìn ìjú à ó dọdún o àgbógbó tó máa fi ń fèsì fáwọn nìyẹn ìpé à ó dọdún o dọdún o káwọn tó ìjọba gbà nígbà tó kálukú bá mójútó rẹ̀ so ma ṣe dáwà fáwọn rẹ̀ mójútó rẹ̀ rí àwọn ọmọ rẹ̀ lórí súnnà kí wọ́n jẹ́ àmù súnnà so àwùjọ rẹ̀ máa pẹ̀pẹ̀ sí dáadáa lórí wọn bó bá ṣe fẹ́ ah, bẹ́ẹ̀ ni gbogbo ojú ọ̀nà tó fẹ́ lò bẹ́ẹ̀ ló sì ṣe gbé wọn jìnà sí ẹwà àtijọ́ ìjọ tí ń jà sí gbogbo kìíní ẹwà àtijọ́ ẹlágun ẹwọ ṣẹ́kùn mẹ́rin lábí ọ̀há ẹwọ kí tí kí dáwà kan gba dáwà tàwíìdì táwọn ọ̀rọ̀ ayé náà sì gbá tó ti dáwà bá gbá lásán táwọn ọ̀rọ̀ ayé ọgbà so àwọn kòfàrún bọ̀ wá sọpọ́tì àwọn rọ̀nyà ó fẹ́ fọ́ human rights ó fẹ́ fọ́ sí ìjọba Islam lè wọn lórí ni àwọn ò sì fẹ́ ó impose wọn àwọn báyìí kó fẹ́ fọ́ sí democracy lè wọn lórí ni ààrá ẹgbẹ́ máa máa ṣe lọ wọ́n tún yìnyìn wọ́n tún kọ̀ǹkan fi yìnyìn so àbòsí àwọn kèfèrí nìyẹn ọlọ́wọ́ bó dẹ̀ gbégbé wọn dìde so uh, so al'alama ibn badis wani wani birtiqa'i ah, usariha wani gbogbo al'umma o raizi gbogbo al'umma o dìde pẹ̀lú pé àwọn fámílì yìí raizi wọ́n kò nínú kúfúrù so gbogbo àwọn nǹkan tí ń jẹ́ kí tọ́lọ́ ọba ní yóò mọ̀jẹ́ káyé dá ẹwà dín wọ́n ọba wa'ada Allahu alladhina amanu wa 'amilus salihati la yastakhlifannahum fil ard àmọ́ in tí adínà nǹkan tíyàn fi ń bú tíyàn fi ń lẹ́kọ̀ọ́ sí kìíní ìgẹn tí jẹ́ iman aláwọn èèyàn tẹ̀ tún ní gbogbo wọn sì fẹ́ ara ìgbà ẹmọ gbọ́ àwòyàn ẹmọ wàwòyàn ìgbà tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ Yahudi tí wọ́n ń pa àwọn mùsùlùmí ní Palestine kọ́lọ̀wà kí ó pa wọn rẹ̀ sọ̀rọ̀kọ́lọ̀ kọ́lọ̀wà kó pa wọn rùn ẹmọ wo gbogbo bá tó bẹ̀rẹ̀ ní ah, àà mobilize ara wa bàtún padà yá àà ah, àwọn orí gbàmọ́ But you know what's done We never forget. Everyone will get. Bo, bo, bo, bo, you know, you know, if you don't want to we never forget it. Ah, it will never forget. It happened to our Say, it won't be on. History will never forget. I will, never, will never forget. Bo, those who are not bobo, and young man, Palestine, Tampa. Even I want you to say, Ere, Muswati, Ekote. Wallahu al-Musta'an. So, Al-Alam ibn Badis, when he

tí mójútó dọ̀dẹ̀ rẹ̀ so lásìkò tó mójútó yẹn o mọ̀tẹ́ni yá níbi ummatihi òun gangan ní mójútó alùmọ̀ so má jẹ́ ká tọ́ ọgbẹ́ kí lòun ṣe fálùmọ̀ à iṣẹ́ ńlá lòun ṣe o iṣẹ́ ńlá yìí tí sáláfí ń ṣe yìí tí sáláfí ẹ̀yọ̀ kan ṣe ó dájú tí àwọn ẹgbẹ̀rún àwọn so ọ̀rọ̀ alàmà ibn Badis ni wọ́n ni sọ́jà makọ̀rọ̀ sí ọkọ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ni wọ́n bí hádà ta'lamun wọ́n ni níbi àwọn flags yìí tán máa ń rèzì fi ba'di aqtari muslimin ní àwọn ayé musulmi kọ̀kan alẹ́tì bú ní àti bèèrè fáwọ̀tọ̀ àwọn ayé tó sì pé flag yìí wọ́n mọ́ pẹ̀lú kádàlú ni wọ́n ni ìdámìlà àmì àti pé kò sí peace kò sí ẹ̀sọ̀ mine lẹ́bí àwọn isis táwọn láwọn ti dáwọ́lá wọn lẹ̀ so bí wọ́n fi dáre àwọn dàlórí báyìí náà tẹ́mọ́ sì ti àdánwò àwọn kọwàájì ní pé tán bá ti dá gbogbo ẹ̀rú wọn bá kan sákì wọ́n sá kínú gósìn nítorí àwọn ṣẹlẹ́gbẹ́ kí ni wọ́n máa ṣe kí ni wọ́n máa pa àwọn mùsùlùmí wọ́n máa jà lórí kọ̀wàlì náà jẹun wá padà gbogbo bá ṣe lọ gbogbo lọ́wọ́ bọ̀ kọ̀wàlì náà sàṣekí òun náà wọ́n wó gbogbo àwọn ìsàkídà wọ́n tẹ̀ nídìí oúnjẹ gbogbo àmọ́sà wọ́n ní wọ́n ní annan dimana wọ́n ṣe kò fíjì sọ pé kíyàn join o ìlàrọ̀ ya ti ní ha kíyàn join flag gaw o wà kìlá fòsúnnà ti nàbí sallallahu alaihi wasallam ó àmá gbogbo bàtí wọ́n sẹ́rẹ̀ àwọn kọ̀wàá yìí wà sọ̀sẹ́sù wọn ò ròyìn sọ́sẹ́sì fún wọn ní báyìí wọ́n ni bá gbogbo ìhàwọ́kún lè ummati àmàtàn wọ́n ni ìyẹ́sùn al'umma náà yau wọ́n ni ṣàbábi khassatan àti àwọn ọ̀dọ́ ní specifically wọ́n ni wọ́n nahnu nushahidu hadha fil waqi'i al-yawm ṣekú bẹ́ẹ̀ sọ pé àwa sì ń gán ní ilé àárín ilé lónìí wa kayfa ahraqat al-fitanu ash-shabab bí àwọn àdẹ́wò bó sì jó àwọn ọ̀dọ́ náà àti ó bọ́nu wọn bọ́lọ̀ sí ṣekú bẹ́ẹ̀ so ó wà ablag gan pé ahọ́pọ̀ ti sàrà ó bọ́ ni wọn ìdí pé ẹni tó wà láyé gan ó sì wà láyé bí aláìsíláyé èyí tí ẹni tí náà kọ̀wàlìdì ò panu wọn ó wà láyé bí aláìsíláyé torí wọlọ́ọ̀hì ẹlòmí ti padà kóńbẹ̀ kọ̀wàlìdì wọláyé ti mọ̀tí bókí ní ẹ ti sú pé ó ti ẹmà ẹni tó ti jẹ́ ẹjọ́ tó ti ń pè ní wọn kọ́ ìdúlù jésì pé adágún pé adáyógún tó láti sá adáyógún ipò omi kó ma ti sẹ́yìn torí kó ní àwọn ẹwà ọmọ tààlà náà tẹ́lẹ̀ sọ́nà omi kó ma ti sẹ́yìn àwọn ọ̀dọ́ ìkú fún jáde so ẹ̀wọ̀n àwọn tí ó bẹ́yẹ gbogbo tóun ní wà gbẹ́gbẹ́ tóun ti lára òun ní ibi dé sí wọ́n ti nára wọ́n ti nára wọ́n ti wà born out kùrújì máa ń born in house ni sẹ́mi tó máa born in house sẹ́mi tó ẹgbẹ́ mọ̀ lòdí ẹgbẹ́ tó máa gẹ́ born in house ni pé ẹni tí ó jẹ́ oyé wa gbogbo bátìrì ní ẹ̀ bá fi solar charge <laughs> bí ẹ bá fi solar charge bátìrì sí wọ́n sọ fún pé ètò àwọn ẹrún solar wọ́n sọ fún pé máa lókínì díẹ̀ díẹ̀ o sọ tó bá fẹ́ lò tán gbèsè wọn bọ́bá ah, bí ò bá ti sí oòrùn ẹ máa lórí ẹ̀rẹ́ ọ̀rẹ́ ní adẹ́rùn àpòpọ̀ àǹkà ìwà nílò kan èyí tẹ́ ní ó gbé sí wọn ó bá gbé sí 10 tó bá gbé sí wọn yẹn bóyá ẹ̀kọ́ lo 12 hours so bóyá ẹ̀kọ́ lo 12 hours tó bá gbé sí wọn yẹn so wá lọ gbé sí 10 so gbogbo tí ó lò dídí kò ní ju 1 hour lọ àbí 30 minutes ìtàn pé bọ́n àwọn sí àwọn ọ̀dọ́ bọ́n àwọn house yẹn gbogbo yín ìfẹ́ ẹ̀kọ́ máa <laughs> so ìgbà táwọn padà rí dálàgbà gbogbo ẹ ti lọ́ra rẹ̀ ó ti lose hope gan gbogbo ẹ ti ó ti burn out ẹ mọ́ bó ṣe rí kíyàn ti dàmú fún kẹ kò ti rò pé àkíní wọ́n sì máa ń yàwòrán rẹ̀ fún ọbí àgbẹ́ àà alhamdulillah ẹlẹ́kùn èyàn wà ní Sokoto ẹ rẹ̀ Borno ẹlẹ́kùn state mélòó ní Nàìjíríà 36 èyàn wà rí Borno gangba lọ́dọ̀ ẹni tó ní lọ́dọ̀ ẹni tó ọ̀nà pé wọ́n kó mọ́tò wọlé fún yín àwọn kọwàrí jù wọ́n kó mọ́tò wọlé fún wọn kó mọ́tò wọlé fún wọn pé ha ah, walhamdulillah ha ah, wọ́n ti yá ní pé agbára ti wọ́n sí bọ̀rọ̀nú gẹ́gbọ̀ ohun orí bọ̀rọ̀nú gẹ́gbà stéètì 36 lọ́wọ́ wà ní Nàìjíríà rẹ̀ àmọ́ wọ́n mọ̀ yá àwòrán ah, ẹ̀ fún kọwàrí jù pé ha ní min al-muhsinin ni sáwọn olùṣe dáadáa ni kìí ṣe àwọn mufsidina fil ardi wọ́n ni wa nahnu nushahidu hadha fil waqi' al-yawm ṣíkù bí sọ pé àwọn gani ilé ní reality òní wa kayfa ahraqat al-fitanu ash àwọn nǹkan tí wọ́n máa ń lò emotionally láti fi drag àwọn èèyàn tó ma fi ń bring àwọn èèyàn closer àwọn motivational speech ní gbogbo ẹ̀mọ́ra wọn ni oríṣiríṣi gbogbo nǹkan àwọn wọ́n tún máa tẹ́lò mí kí àìwọ́nà kúrò láka kílẹ̀kọ̀ rẹ̀ náà wọ́n náà ní àwọn kúrò láka járíà bí wọ́n náà orí ó láwọn ẹ̀ ìdáwọn ọlọ́fíìdọ̀ fi ń ta àwọn ọ̀dọ́ ní pé ah, àwọn èèyàn wọ̀láì ah, nígbà tí mo wà lọ́dọ̀ Sheikh Fawaz wọ́n sọ̀rọ̀ ń pa kílùkọ́ rẹ̀ ẹnìkan lọ́dọ̀ wọn ní kọ̀bílà mẹ́dákílà ẹnìkan gẹ́gẹ́ ní bí nípa gbá pé tààrífúnà mọ́sùmọ́ zaka zaka àbí gan zẹ́zẹ̀kí so ní pé à ní pé sí mo máa zẹ́ ma ní àmú ma pé ọ̀tọ̀ Ọlọ́run ní pé ṣetán ní pé gbogbo ẹ̀mọ́ musa àṣọ báyìí so wá ní òkè wọ́n ní òkè wọ́n ní á àwọn náà wọ́n sọ pé à mú sí ra wọn Áfíríkà tẹ̀ ẹmọ́ bọ́ àwọn náà wọ́n sọ bẹ́ẹ̀ bàbá yẹn bàbá gbàlagbàla náà so wọ́n sọ bàbá yẹn wọ́n sọ pé wọ́n ra wọn Áfíríkà tẹ̀ torí pé tẹ́ bá ti fún tẹ́ bá ti fún fún wọn lówó àwọn fòkọ́rọ̀ ni wọ́n tẹ́lẹ̀ àwọn sọ́tà nítà ní pé wọ́n fi bẹ́bá ti fún wọn lówó tẹ́ ní ìtọ̀ ẹ̀yí kàmá sépè lábúwákìrì náà ní àbẹ̀rẹ̀ jù báwọn lọ ó sì máa gbàpò rẹ̀ sí lóṣooṣù àwọn obẹ̀ yóò bẹ̀rẹ̀ à nígbà tọ̀ nígbà tó wọn máa kò mọ ìsìláàmù tó mọ́ tó dì lọ́wọ́ kò mọ̀ pé àwọn tó ń sépèlé àwọn tí àwọn tó ń gba ìsìláàmù wá fóun ṣe máa wò nínú àwọn ọ̀dọ́ yìí mìíràn wọ́n mọ̀ fi tàn wọ́n gbogbo àwọn àwọn átífù gbogbo tó mọ̀ fi tàn wọ́n nù gbogbo ń bí láàráyé átífà náà wọ́n fi bẹ̀rẹ̀ alùbẹ́t ah, alùbẹ́t àwọn ìkọ́kọ́ sọ bí ẹ̀rẹ́ tàmà alùbẹ́t yóò bẹ̀rẹ̀ kún yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ kún yóò bẹ̀rẹ̀ kún ni àwọn ọ̀dọ́ ló sì wà mọ́sálásí ẹ̀wọ̀n àwọn ọ̀dọ́ yóò wà àtẹ́sẹ̀ wọ́n wà gíráàbù pé ah, kí ní ìjáde yìí máa sókún yóò wà bẹ̀rẹ̀ yóò ah, ni wọ́n sábọ̀sí fún wọn ni wọ́n sábọ̀sí wọn a ní láti ran àwọn alùbẹ́t lọ́wọ́ wọ́n kàdí fi fún wọn àbíkú yóò káyà kùránì kẹ fún wọn olùmọ̀sá alùjùkú min ajẹ́yìn إلا الم كل ما ajrin عليه من mawaddata إلا qurba illa al-mawaddata fil qurba la nabi lọ́nà ọba sọ nbí ọgbọ́n pé ما mo kà fẹ́ kẹ ní ìbèrè ẹ̀sán tí mo fẹ́ kẹ ẹ̀sìn ní ànẹ́bì ní pé kẹ níbi àwọn ará rẹ̀ àbí ó sì wọlé sí wọn ránú ìbá àwọn náà máa lọ weekly meetings so ibi ní weekly meetings ó tẹ̀sí mọ̀ pé à ní pé à mútà ẹ́ àwọn ọ̀dọ́ wẹ́ ah, orí yóò ti tánà bẹ́ ẹ́ sinẹ́ta fílẹ̀ nù bọ́ì ni àwọn lábánú sí àyè lọ́dà àwọn ọlọ́fíìdọ̀ yìí wọ́n sì ní wọ́n sì kọ́lá àwọn tó jù wọ́n lọ àtò fún ara wọn ẹ̀rú ẹmọ tó useless ni pé àwọn èèyàn dìdí sọ́ra wọn dẹrú wa àwọn èèyàn dìdí sọ́ra wọn dẹrú so àti gbogbo jágbàjàgbà tí ń tẹ́ lè kó wá ti àwà kífihìm nítorí àwọn àwà tí mùsá tí ń tán fi ń pẹ àwọn ọ̀dọ́ ó lágbára gẹ wọ́n ni wal Hamas wọ́n ni àti àwọn Phillies alladhi tadfa'uhu al-ghira tó sì pé protective jealousy ghira ìtara tàbí Islam náà ń ṣe báyìí àwọn mùsùlùmí náà ń ṣe báyìí sí ẹn farabalẹ̀ àwọn mùsùlùmí náà ń ṣe báyìí sí tòótọ́ kọ́kọ́ wá farabalẹ̀ wallahi nínú orí tó dájú tọ́nà ọba lè ṣe fún yàn ní kó ṣe tàwọ́fíìkì yàn pẹ̀lú súnnà tẹ́rẹ tí a bá rí láwùjọ tẹ́rẹ rí pé ẹni yìí ní ìtì máa ṣe sí kí a ṣàánú rẹ̀ àwọn agbogbo tẹ́ ṣe wọn kò sọ́nà mẹ́fà súnnà ni ẹ ṣe ìbẹ̀rẹ̀ tí ọlọ́run jọ́sìn fún tòótọ́ báwa jùlọ ọ̀dọ́ tí wọn ò tí bẹ́ẹ̀lì kankan ṣe kẹ́mọ̀ òkè nígbà sọ ń sìn wọ́n lè máa wá mi kí gbé mi mo kọ́kọ́ ara gáà báyìí báyìí ni à wọ́n lè máa bọ́ Sheikh Fawzan ka èbó ló wọ́n bọ́ àbí wọ́n bọ́ àwọn àbúkọ̀ díjá ní sẹ́ndì ẹ̀ so kíyàn tọ́ nínú orí tó dájú ní ẹbá bíyàn bẹ́ kọ́ sọ́dọ̀ àwọn ọwọ́ àwọn alámọ́sà sí ẹmọ bọ́ sí máa ń ṣe fún àwọn ìkọwárí ni wọ́n kà tún sọ kìíní kan lónìí ah wọ́n tún ti blọ́ àmọ́ ya wọ́n bọ́lẹ̀ sí ah èyẹ já pé fàdùá àwọn náà sí àwọn dùá jẹmẹ́rin bóyí ẹjá pé wọ́n ti wọ́n ti ah wọ́n tún ti tọ́mbà àmọ́ ya wọ́n bọ́lẹ̀ sí èyẹ já pé fàdùá wọ́n àmọ́ sọ̀rọ̀ sí wọn wọ́n àmọ́ sọ̀rọ̀ wọ́n mọ̀ ẹwà wẹni tó ti lú gbogbo ayé rẹ̀ nù kí ni wọ́n ti rọ́ sí lórí ẹ̀dàkùn ìgbà òní òní tí wọ́n ní dẹmọ́ mọ̀mọ́lá tí òní bló àwọn so wọ́n ni walakinnaha ghiratun ala jahlin wa dalal ṣùgbọ́n gírọ̀ lórí jahl lórí àmàkà àtànà ní ọ wa kam min anfusin muhtarimatin uzhiqat mélòó wọn náà mélòó bójẹ́ méjì bójẹ́ ẹ̀ọ̀kan àwọn èèyàn máa ń kú ní protest ní ìgan protest lásán gan èèyàn kan àwọn èèyàn méjì bọ̀ nígbà tó jẹ́ èèyàn kan èèyàn méjì ẹnìkan kò ní mọ̀ ń pa rẹ̀ ẹnìkan kò ní mọ̀ ń pa rẹ̀ bóyá ẹni tó tún kú gẹ bóyá kò ní bàbá láyé ìyá nìkan náà wọ́n ti bẹ̀yà bẹ̀yà bẹ̀yà wọ́n tún sọ̀rọ̀ fún ìyá ṣẹ́wọ̀n kan kò sẹ́ni kankan tí ó padà mọ̀ pé à ní pé àṣẹ protest jò ní àgbáwọn èèyàn jẹ́ kú sí so wọ́n àwọn protest yẹn náà kó tó stan pé wọ́n ṣe revolution aláwọn protest àwọn èèyàn kú sí ẹ gbogbo àwọn protest yìí ò bá kìíní kan gbogbo ebi two dead but news no láti kan máa gbé two dead bí wọ́n ti máa wọ twenty kids so kìíní kan ẹ̀hẹ́n news èyí pé gbogbo ẹ̀yẹ́ mélòó àwọn owó pé àwọn oníròyìn máa ń fẹ́ ẹ̀mí mélòó ẹ̀mí mélòó àlẹ̀mí méjì tí àwọn gba péjì kan nínú newspaper wọn wọ́n ní wọ́n kẹ́mìn àmúwárí oat livat mélòó náà àwọn dúkìá tán sí kí ni tán sórí fò wọ́n kẹ́mìn mọ́kọ̀dárọ́tìn wọ́n ní ohdirot mélòó mélòó nínú àwọn nǹkan tí ó níyì tí wọ́n ṣe kí ni tí wọ́n dá gbogbo ẹ̀dánù wọ́n ní wọ́n sọ́rọ̀ atharon wọ́n ní ba'da aynihi Allahu akbar wọ́n ló wá di orí pa lẹ́yìn ìgbà tó sì pé ó jẹ́ nǹkan e, ó jẹ́ commodity tẹ́lẹ̀ wọ́n ní hadha natijatun li fatwa wọ́n ní eléyìí ni rìsọ́ọ̀tì li fatawa fáwọn fatawa wọ́n ní mabniyatin ala al-jahli wa ad ó ṣe fatuwa fáwọn èèyàn pé kan gbá wọláhì Kordowi ń ṣe bọ̀yí amẹ́ríkà ní gbà ó ṣe fatuwa fáwọn pé kan gbá Kordafi mú lọ́dá amẹ́ríkà ò gbá ṣe Kordafi mọ́ so ní pé àkan gbá mú so wọ́n ní faman arada àbíhabó hatil wọ́n ni tó bá fẹ́ ayé tó ṣe kíni ayé tó fẹ́ wàsáàtà rizq àti àrísìkí tó gbọ́rọ̀ wà man àrọ́dà ẹni tó bá sì fẹ́ bí habú hatil janna tó fẹ́ bí tó ọgbà tó fọ́gbà tó fẹ́ lálìjanna wọ́n ni fayelzamu jama'atal muslimin òun kó ṣe kíni kó dún ní máa kíni dún ní máa jẹmáà musulmi so dún ní máa jẹmáà musulmi wọ́n ni wa ma ajmala ma qalahu thani thani al-khulafa ar-rashidin wọ́n ni kí ló dá tó nǹkan tí ẹlẹ́kejì àwọn khulafa ar-rashidin in tó sọ so amirul mu'minin umar ibn al-khattab radiyallahu anhu wọ́n ní ó sọ pé la islama illa bi jama'a kò sí islam àyàfi pẹ̀lú pé kí àwọn musulmi wà papọ̀ lábẹ́ olórí o ìdánpẹ̀ ní jama'a nìyẹn wala jama'ata illa bi imara kò sí jama'a àyàfi pẹ̀lú pé kó lórí wà wàlá ìmárọta ìlà bí sáàmìn wà tọ́ha kò sí tí ń jẹ́ lórí àti pẹ̀lú kí ẹ ma gbọ́ àti kí ẹ ma ṣe kíni kí ẹ ma tẹ̀lé wọ́n ní wáyé ǹdọ́mù ilá hadha mufassiran lahu qawluhu wọ́n ní kí a tún fi kún ilé yóò ma sàlàyé rẹ̀ gbólóhùn annabi sallallahu alaihi wasallam tó ní iyyakum àbí gbólóhùn rẹ̀ gbólóhùn umar radiyallahu àwọn ìròrí làwọn fi ń jọ́sìn fọ́nà ọba àbáwọn intellectuals intellectuals àwọn pé ah, oye ó o ó ṣàbùgán gbogbo jẹba mú wá fún báyìí nínú ọ̀rọ̀ Islam jẹba mú wá fún báyìí àníbi ìsọ báyìí rárá ẹ́ ló sì explain yẹ obìnrin kan gbà kan kan sọ pé ó ah, Islam ń sa ìdábò mi ó sì explain yẹ asahabu rọ́ì àwọn ní pé ká máa lo làákàyè so láákàí tó pasófò nínú Qur'an àti súnnà wọ́n ni fa innahum a'da'u sunan ọ̀tá súnan ni wọ́n so ọ̀tá tó wá látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam ni wọ́n wọ́n ni a'ayatuhumul ahadith àwọn ahadith ilé fún wọn an yahfazuha nígbé kan ha hadith ilé fún Jahm ibn Safwan hadith ilé fún Wasil ibn Ata so hadithi le fún ahmad ibn abi duad hadithi le fún al-jahir hadithi le fún àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ gan wọ́n ni faqalu bi ra'yi nígbà tàbí ti le fún wọn iṣẹ́ ẹ̀wẹ́sẹ́ kékeré ni kí ẹ ma travel lọ sáwọn àmsọ́rù kí ma travel lọ sáwọn lúkiri láti pé kí ẹ lọ gbáǹtó wá látọ̀dà nabi sallallahu alaihi wasallam àwọn òpé àà ah, kọrọ yàrá ụlọ ụwa wà ẹwọ kóhun mọ́ ohun tó gbogbo tóhun na bá ụba àwọn kóhun ti bọ̀nà ẹ̀sìn faqalu bi ra'yi sọ wọ́n bẹ̀rẹ̀ sí pẹ̀lú ìrákà kódà n'inu gan nínú àwọn tí àwọn náà tún wo falisafa ni mantiki ni so ma ń padà ma ń padà kéré gan Al-Ghazali tó kọ Ihya Ulumuddin so tó yẹ pé tíra àwọn àà tíra àwọn kó àwọn hadisi mawdu'u bá mú sínú àwọn tó máa ń gbádùn rẹ̀ náà so tíra àwọn kó àwọn hadisi mawdu'u bá mú sínú so àwọn hadisi oríṣiríṣi wọ́n padà wọ́n ṣe fatuwa wọ́n ṣe fatuwa láwọn ní Maghrib so ṣe nígbà alqadi Iyad ni àbáwọn ìgbà tó wá lẹ́yìn rẹ̀ so ní pé kí wọ́n sun tíra yẹn náà so wọ́n sì kọ́ fáwọn èèyàn pé kan máa ká so àwọn afáà náà ló tún ló gbìyànjú ní gbà wọ́n pé kẹsẹ̀ tíra tó yẹ kí ẹ máa ká so láwọn oríṣiríṣi àwọn mọ̀ọ̀dúnrùn àdísì mọ̀ọ̀dúnrùn àtoríṣìíríṣìí nǹkan àtàwọn oríṣìíríṣìí nǹkan ma ń lo láàká ìfíṣàlà yẹ́sì ma ń lo gbogbo àwọn kẹba so ẹni pé gbogbo àwọn tán bá pọ̀ ní ọ̀rọ̀ yìí wọ́n ma ń kéré ní kiri wọ́n ma ń kéré ní hadith ohun tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lásìkò wa náà bó ṣe rí lásìkò wa náà nìyẹn pé ẹni tó bá kéré ní nakl yóò pọ̀ ní kiri yóò pọ̀ ní akl ẹni tó bá kéré pé kó ma nàkọ́lá ń bí á ìtọ́nà ọba sọ ń bí ní o ìta nẹ́bí sallallahu alaihi wasallam sọ ń bí ní o yóò pọ̀ ní kó máa padà sọ láákàí láákàí yóò mọ̀ fi sítàlà yìí fáwọn èèyàn èyí pé à ìtọ́nà ọba sọ ìtí wọ́n márùn sọ ìtí ẹ̀rí á àwọn afásúnà ọlọ́ọ̀bá nìkan lórí sọ rẹ̀ sàn gbogbo ẹ̀kọ́ wọn wọ́n fi tẹ́rbí àyẹ síbẹ̀ pé á Umar ọ̀rọ̀ ìwọ̀n Umar ní nípa masala fìkìhíyà yìí kìí sí pé wọ́n kàn wọ́n mú wọ́n wá sí tàhírì rẹ̀ lọ́rọ̀ ara wọn pẹ̀lú lákàí ara wọn pé ara ah, ẹni tó bá pọ̀ ẹni tó bá kéré ní nákùrù yóò pọ̀ ní kíni yóò pọ̀ wọn ni fàdọ́lú wọ́n sọ́nù wà kíni wà àdọ́lú wọ́n sì sọ àwọn èèyàn so ṣe kò bẹ́yìn ní fàháìnà áwùlá hìmì nà ni wà nínú àwọn àtàwọn tó jọ min mustafidi sunna nínú àwọn sunna tó pọ̀ gan as-sahiha tó lálàáfíà ani nabi sallallahu alaihi wasallam tó wá látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam wal athar àtàwọn athar àwọn ẹgbàwá lakin al-juhal àmá wà láì makan o tarabbaw fi ahdani man tarabbaw wọ́n ni wọ́n dàgbà wọ́n dàgbà ní abẹ́ àwọn tán dàgbà sábẹ́ wọn fi ahdani fi ahdani afraq ash-sharq wal gharb so àwọn afraq àwọn sharq àti gharb so al-kafirin tẹ́jẹ́ kéfèrí so wa in kanu muslimin kò gbọ́lá wọ́n jẹ́ pá àwọn gẹ musulmi tí wọ́n tẹ́lẹ̀ but ibọ́nà ti dàgbà ibọ́nà ti rè wọ́n so wọ́n rè wọ́n láwọn kírókọ rẹ̀ wọ́n rìn wọ́n ní àwọn ẹ̀dàkùn ẹni tí wọ́n rìn l'Amẹ́ríkà wọ́n sọ fún pé kò sí jíjẹ́ riot kò sí jẹ́ protest ah what are you saying this is fundamental human right ah, eh, Your African I can't blame you kí lè blame ẹ̀ náà ṣá ṣọ̀kẹ́ Africa ni wọ́n dó sí so ara ọ̀ so gbogbo àwọn tí wọ́n rè ẹ̀dá rè ní Germany bóòdẹ̀ ti fẹ́ ni germany fún pé obìnrin o kó dún lé kó tọ́jú lé kó tọ́jú ọmọ ni what do you mean what do you mean this this is oppression àmọ́ kìí suppression kó wá kó ẹ̀dá àkùntorí ọlọ́run kó dìde ńlé kó jáde lágo mẹ́jọ kó náà a máa sán lù kó máa sán wàláhì wàláhì ẹlòmí ìṣẹ́ haidọ̀ lẹ́ẹ̀mejì lóṣùwà látara wàhálà pé kílòkọ̀ rẹ̀ kó máa ṣiṣẹ́ kìí wọ́lá ẹlòmíì sí àìdọ̀ ìjì lóṣù àkéṣe in tó ti kọ́mọ̀ lásìkò wà yìí o kéṣe pé in tí ara o in tí mo gán ní dáadáa ní kódà kéṣe Germany náà ti fẹ́lẹ̀ so in tí ń ṣẹlẹ̀ dáadáa in tí ṣẹlẹ̀ dáadáa so látara dánwò táwọn èèyàn ń fojú fi so ẹlẹ́wọ̀n wá ní suppression ẹlẹ́kùn nínú fítọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run gbá gbé pé ọkùnrin ni ó mọ̀ àwọn infrastructure àwọn kátó jẹmọ́ nǹkan àwọn ọkùnrin yóò mọ̀ mójútó wọ́n á pín fáwọn obìnrin wá ní àwọn gbé wọn kó lọ́pẹ̀ṣẹ̀ èèyàn pín iṣẹ́ rẹ̀ fẹ́lòmí ó wá ní òun láàkó nínú operation ẹ̀hùn kẹ ẹ máa wò náà gbogbo wọn náà wọ́n ṣe é ṣe é ṣe tí wọ́n ní níjú tọ́lọ̀ ọba kọ̀ fún ọ̀rọ̀ so ọkùnrin nke náà ni ó jáde ìyàwó dúnlé wọ́n yìí ń jẹ wọ́n yìí mú ó kò pé wọ́n jẹ wọ́n yìí mú ọba nínú sírù ọlọ́run ọba nínú ọba ni pé rárá ọni tó ọba ní so ni wà ní muhammadun ni wàhádà وهذا بكر اري بكر لوكره وهذا ابراهيم اري ابراهيم وهذا اسماعيل وهذا سعيد وغير ذلك وني فانهم مسخوا عن السنه ووايف وقوم بسنه وحرفوا عنه وسيقوني وقوم به وإن لم يكونوا تل... آ... تتلمذوا على أفكار الكفار وني فإنهم tàtàlìmọ̀dún àlàkúdù bí mọ̀fàkiri tí ẹ tó ma tó tó burú jù ní pé ìgbà mí ìkòsí ẹ̀tún nìdí kó lọ sọ́nà àwọn kèfèrí láti kọ́ ọmọ oníṣẹ́kù bẹ́ẹ̀dì ń sọ bí lẹ́fù ni ìdàrọ̀ jáàsì ní dọ̀láàlì sórí gbogbo ànà tó fẹ́ lọ kọ́lọ́lá àwọn kèfèrí wọn <laughs> mọ́ wọ́rí àwọn mùsùlùmí kan àwọn ti kíni àwọn ti <coughs> so àwọn mufakiri nù أحد المفكرين بيعتاني أحد المفكرين سي قطب أحد المفكرين رأس سنة مفكرين جيني يا بيا آه، محمد عبدو مفكرين أحد المفكرين قلوا ما أنجملوا جيجان so tó má ti sọ pé àgbọ́dọ̀ ah, ó ma ń jọ wọ́n lójú gan so àwọn kan tó ti ní àwọn kan tó ti wògbá ah, ìwọ́n ma mùsùlùmí ó wà lọ́mọ kọfúrú ń sheikh ubaydi ni wa in lam yakunu tatalmadu ala afkari al-kuffar so kìí gbogbo tíra tí wọ́n kọ kìí ṣe gbogbo ìwé kọ lè yàn wallahi ọ̀pọ̀lọpọ̀ owó ẹlòmí ò tún rí ọmọ rẹ̀ tó fẹ́ náà ṣẹ̀sìn yóò ní ah let buy book from you from Amazon ga níbọ̀ ọ̀rà wí lámazọ́n pé à ní pé níbọ̀ ọ̀rà wí lámazọ́n pé kìíní ìgbà tí ọ̀rà wí kìíní kan eh, Aisha kìíní kan ni ó ràwé rẹ̀ ẹ àpàdà lọ́wọ́ ẹni tó wà wé rẹ̀ fún ọmọ tó ọmọbìnrin tó lọ́wọ́ ràwé fún yìí ẹni tó kọ̀wé yìí mufakira ni so harakiya ni so wọ́n ó tún kọ́lá ẹlòmí ó tún fi sínú rẹ̀ pé dem feminist àbí ah, àwẹ́ni tó tó tó ẹwà rí pé ah ọmọ mi ọmọ mi ọmọ ọ̀pọ̀ làwọn weekend fún mi fọmọ mi láti London ah, dákun bàbá ìkíní jọ rẹ ọmọ rẹ̀ ń ṣe Islam ọmọ rẹ̀ ń ṣe Islam pé à ah, ní pé ó ọmọ òun ṣe Islam ní à kó làmọ́ṣẹ̀ ó dà àwọn òwe kọ̀ọ̀kan dàgùn èyàn máa ń ọ́dà nǹkan ní àti ibi kèfèrí kí ní padà já sí kìí ṣe pé ọ́dà rẹ̀ ní mọ́tàbà sàràbíyà o kìí ṣe dáhà sọ ara o ebó ọ́dà rẹ̀ mọ́tàbà sàràbíyà o ó kàn rí London orí pé ah in fact the author is uh, published the author is published wọ́n mọ̀ ayé mọ̀ so ẹwọ̀n kan so ṣẹ́kù bẹ́yìn ni وإن لم يكونوا تتلمذوا على أفكار الكفار kódà kí wọ́n má ṣe kí ni kí wọ́n má jẹ́ pé wọ́n rí wọn lórí àwọn ìrírí àwọn kèfèrí àbí wọ́n kọ́ wọn lórí àwọn kèfèrí fa innahum tatalmadu ala mufakiri a orí ìwé àwọn mufakiri àwọn intellectuals ni wọ́n dàgbà sí lórí ẹ̀ wọ́n ni mithlu ma'alim fi tariq ah ẹlòmíràn ni ah my sons the, the book is it's a literal it's a literal gold gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa fi ń kó bára wọn ìgbé àà ah. ìgbé òun sáàfà níbi tíra yẹn ó kọ́ bí bí kí ó kọ́ rẹ̀ bí German author yìí náà ni nígbà ìbọn ní gbogbo náà ṣe máa ń kọ́ ní pé Karl Marx àti Karl bí àwọn òun gbádùn ẹ̀ ó wà literally rich gbogbo jàbàjàgbà ẹlẹ́wọ̀n dákùn kí so kí ló kà wá pẹ̀lú gbogbo eléyìí tó ń sọ yìí anù anù ló ń yìn báyìí ìjẹ́fìrí ni ẹgbẹ́ àwọn gbogbo àwọn òfàkèrú ni máa ń gbádùn tíra kò sẹ́ni kó tóbi Ah, keferi mini leo. والله كفريني فيها في الكتب محسوس معالم في الطريق وني وني فإن من آه فإن من خبر هذا فإن من خبر هذا الكتاب أو فإن من خبر هذا الكتاب ولن دوما متيرا يو يعلم علم اليقين يوم ما داجو أن مؤلفه نبني تقو حامل لواء التكفير في هذا العصر nípò òun ló gbé àṣíà ìpẹ àwọn èèyàn ní kèfèrí lásìkò tí wáyé òun ló òun ló revival ní ṣe eh, ikúdù àwọn ẹmọ revival tekbir revival tekbir ó revival kí ẹmọ àwọn èèyàn tekbir fáwọn ìkwàndíyà àti kí ló kọ́ rẹ̀ àti gbogbo àwọn gbogbo àwọn terrorist organization aláyèsí eh, bàbá wọn ẹ̀yìn súnmọ̀ ẹmọ́ lọ́lọ́ bàbá wọn wọ́n ti dé ọ̀dọ̀ rẹ̀ ti pẹ́ wọ́n ti dọ́dọ̀ rẹ̀ ti pẹ́ sí kílùkọ́ rẹ̀ sí àwọn tíra ṣe kọ̀rọ̀ bí yàní àbáwọn tíra mìína so Allahu alam so kí yàn sọ́ra fún méjèèjì yóò so kí yàn sọ́ra fún kí yàn máa jà so lábẹ́ àti àti ń jà fún fitna pé ah, ìkìnnì ara ọ̀ سكين صرف مقروع كباي سو الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك